نعم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل ضلالة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدب الله سبحانه وتعالى <clears throat> ó ṣe rọrùn fún wa láti pé kí a péjọpọ̀ ní ìgbà tí a wà nínú Ramadan tí ó ń kálùkù wa táàrin kan pé àmójútó ìbádà àmójútó ìka Qur'an àmójútó bí a ṣe súnmọ́ lọ́wọ́ bàbá ṣe take opportunity Ramadan yẹn orílẹ̀ ńlá ni pé Ọlọ́hun bá subhanahu wa ta'ala ó ti jẹ́ kí a lè continue so wallahi eléyìí orí tó gagalátọ̀ Ọlọ́hun bá subhanahu wa ta'ala ni so <clears throat> uh, láti pé kí ẹ ma attend àwọn jokoma àwọn ibi tí àwọn malaika tó ma frequent àwọn ibi tí anábi sallallahu alaihi wasallam sọ pé àwọn àyè tó dájú lórílẹ̀ nìyẹn so àwọn ibi tó dájú lórílẹ̀ ní àwọn àyè so ilé ìwòrí náà ńlá ni ohun ẹni tọ́nà ọba bá sáà lẹ́sà òní kan ọlọ́wọ́ bó sì rí ilé ìfún àwọn nǹkan ayé ẹni tó bá wọ́ ọlọ́wọ́ bá ló wọ́n fún so ẹni tó ń sẹ lọ́wọ́ bá jùlọ tó mọ̀ pé láàrin wọn àtọ́lọ́wọ́ bá wọn náà mọ̀ pé àà ah, gbà kọgbì ẹlẹ́sẹ̀ so Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala fún láyé but ẹ̀sìn Ọlọ́hun Ọba Ọlọ́hun Ọba ò kí ń jogún rẹ̀ fẹ́ni kankan o kò kí ń ṣe àwọn àwọn nǹkan tí ó mọ̀ múyàn dúó lórí ẹ̀sìn kò kí ń jẹ́ kó rọrùn fẹ́ni kankan àfẹ́ni tọ́lọ́hun Ọba bá nífẹ̀ẹ́ so do wa kí á mayi rẹ̀ so bákan náà ẹ̀dàkùnrin ọbìnrin pé ó pè mí so àwọn mashagil kan ni ó ló fà ẹ̀dàkùtọ̀rọ̀ lọ súnà ibi tá dé o ni almartabatu arọ́bìá àbí so martabatu alkhalqi so martabatu alkhalqi àwọn maratibul imani bil qadar àwọn pele ìgbàgbọ́nù kádàrá sọ́sọ́ fún akwai martabatu al'ula wuna ni martabatu al'ilmi almartabatu thaniya wuni martabatu alkitaba so almartabatu thalitha wuni martabatu almashi'a so àbí àwọn ẹlòmí ma ń pè ní martabatul irada so almartabatul rabi'a òun ni martabatul khalqi so martabatul ilmi òun ni pé ìpele pé kákọ́kọ́ gbà pé Ọlọ́run bá ma gbogbo nǹkan so èyí tó ń bẹ ni èyí tí ò sí ni èyí tó ti bẹ tẹ́lẹ̀ ni èyí tí ó padà máa bẹ ni èyí tí ò ní bẹ tó bá fẹ́ pé ó fẹ́ máa bẹ bí ó ṣe rí Ọlọ́run bá subhanahu wa ta'ala mọ̀ so eléyìí ni ìpele aláwọ̀kọ́ níbi ìgbàgbọ́nù kádàrá èyàn ò gbọ́dọ̀ já ìmọ̀ Ọlọ́run Ọba níyà so ní oríkiri e, e, èyíkéyìí ọ̀nà táwọn èyàn fi máa ń já ìmọ̀ Ọlọ́run Ọba níyà so èyàn gbọ́dọ̀ já ìmọ̀ Ọlọ́run Ọba níyà Ọlọ́run Ọba ò má Ọlọ́run ara ò so ẹlẹ́kejì òun ni so kéde pọ́lọ́run Ọba ń gbàgbé but Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yaf'alu ma yurid Ọlọ́run bá so Ọlọ́run Ọba kọ gbogbo ẹ̀ so bákanáà ẹlẹ́kẹta wọn ni pé martabatul mashi'a ni pé ọlọ́ọ̀ba in tó bá tún wá wu ọlọ́ọ̀ba ní máa ń ṣẹlẹ̀ èyí tí ò bá wu ọlọ́ọ̀ba ò lè ṣẹlẹ̀ so in tó bá wu ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ò ní máa ń ṣẹlẹ̀ èyí tí ò bá wu ọlọ́ọ̀ba kò lè ṣẹlẹ̀ so ta'ala Allahu an yakuna fi mulkihi ma la yurid so ọlọ́ọ̀ba tóbi ju pé kí ó máa bẹ nínú kingdom ọlọ́ọ̀ba ìtọ́lọ̀ọ̀bá òfẹ́ kò possible pé kó máa bẹ nínú àkóso ọlọ́ọ̀ba ìtọ́lọ̀ọ̀ba subhanahu wa ta'ala òfẹ́ kò possible rárá pé eh, àwọn kan wá wà eh, láyé kan gbogbo àwọn òròrí àwọn kọ́míkì gbogbo àwọn kan báwọn pé ẹnìkan bẹ́ẹ̀bì kan ara so gbogbo ẹ̀ ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ní ma ń parẹ̀ ìtọ́lọ̀ọ̀ba bá sì fẹ́ ní ó ṣẹlẹ̀ so àti dáadáa ni àti ìdí ò dáa ni ọlọ́ọ̀ba fẹ́ ló fi ń ṣẹlẹ̀ so ọlọ́wọ́n bá like ọlọ́wọ́n bá gbà lérò fẹ́ ti ìfẹ́ kọ́ ní mò ń sọ fẹ́ ti pé ọlọ́wọ́n bá fẹ́ jí kó máa ṣẹlẹ̀ ọ̀yí so ló fi ń ṣẹlẹ̀ so eh, kílé táwọn kan fi kú ọlọ́wọ́n bá fẹ́ bẹ́ẹ̀ ni kílé dé tí àwọn ìlú àwọn mùsùlùmí tí instability fi wà ń bẹ́ ọlọ́wọ́n bá fẹ́ bẹ́ẹ̀ ni kílé tún ìlú àwọn ìlú àwọn kèfèrí wọ́n fi ń wọ́n para wọn lọ pẹ̀lú pé wọ́n àwọn oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ ni wọ́n dánwò tó yí pé àlákò ti ń súnmọ́ wọn so illa an yasha Allah so ọlọ́wọ́ bá fẹ́ bẹ́ẹ̀ so almashi ìrọ́dà ọlọ́wọ́ bá lélẹ̀ so kò ní ṣẹlẹ̀ nínú ẹ̀dá ọlọ́wọ́ bá yí tọ́lọ́wọ́ bó fẹ́ so kò ní ṣẹlẹ̀ nínú ẹ̀dá ọlọ́wọ́ bá yí tọ́lọ́wọ́ bó fẹ́ so ìbéèrè tí ọwọ́ tó wá máa ń wá àbí táwọn yẹn máa ń béèrè wá ní pé ah ẹni tó bá wá sí pé ọlọ́wọ́ bá náà ló fẹ́ ṣe kò wá ṣe kí wá sí pé àti bọ́ náà kọ́hùn so ah, ọmọ tó ń ṣe náà ọlọ́run fẹ́ náà ni so àwọ́dà gẹ́gẹ́ bí ok martaba kọlùkù nìyẹn so so ní pé àyí tó ń ṣe ọlọ́run bá fẹ́ ara ọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run bá ló fẹ́ gbogbo ẹni tó tọ́ ní ìfẹ́ pé kó máa bẹ pé ẹ̀hún fẹ́ jẹ́ kó máa bẹ tí ọlọ́run bá ló gbà á lérò so pé kó máa bẹ so but nínú àwọn nǹkan tọ́lọ́run bá tún wá fẹ́ jẹ́ ìfẹ́ tí ìfẹ́ láwọn sọ́nsì ó lè ìtọ́lọ̀ bá fẹ́ jẹ́ ká máa sí so in tó fi ṣe pé àwọn àfáà máa ń sọ pé ìrọ́dà méjì ló wà al-iradatu al-kawniyya so àti al-iradatu so al-iradatu so àti al-iradatu al-shar'iyya al-iradatu al-kawniyya al iradatu al shariyya àti al'iradatu al-shar'iyya al'iradatu al-kauniyya ó ní pé in tọ́lọ́wọ́ bá gbà lérò fún gbogbo tí ń bẹ pátápátá kullu ma kaun so ìrọ́dà Ọlọ́run bá nípa gbogbo nǹkan tí ń bẹ pátápátá so ìyẹn ọ̀tọ̀ so Ọlọ́run bá náà ló gbà lérò tí gbogbo ẹ̀ fi ń bẹ Ọlọ́run bá ló gbà sánmà lérò tí sánmà fi ń bẹ innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun so ọlọ́run bá subhanahu wa ta'ala fẹ́ bẹ́ẹ̀ ló fi ń bẹ̀ so ọlọ́run bá subhanahu wa ta'ala ó fẹ́ bẹ́ẹ̀ ni ó kíni ló fi ń so ilé jẹ́ iradatul kauniyya pé ọlọ́run bá fẹ́ káwọn kan kí wọ́n jẹ́ olùtẹ̀lé tọ́lọ́run bá náà fi ń bẹ̀ ọlọ́run bá fẹ́ yí káwọn kan kí wọ́n jẹ́ olùyapatọ́lọ́run bá náà fi ń

so òun ló ní ṣe pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ ni nífẹ̀ẹ́ si yes ọlọ́wọ́ bá náà ló dá gbogbo ẹ̀ but ọlọ́wọ́ bá wọ́n sọ fún pé ókè eléyìí ni eléyìí mo fẹ́ ikẹ́ máa ṣe oi so eléyìí ni mo fẹ́ ikẹ́ máa ṣe eléyìí ni àwọn nǹkan tí mo fẹ́ nínú ṣẹ̀ríà ìgbà èmi ọlọ́wọ́ bá mo fẹ́ ikẹ́ máa eh, inna Allaha ya'murukum an tu'addul amanata ila ahliha so ní pé ọlọ́wọ́ bá fẹ́ ikẹ́ dá trust padà sẹ́ni tí ó ní trust so eléyìí àwọn nǹkan tí Ọlọ́run bá àwọn nǹkan tọ́lọ́run bá gbà lérò pé Ọlọ́run bá fẹ́ eléyìí Ọlọ́run bá fẹ́ eléyìí Ọlọ́run bá fẹ́ eléyìí so ṣáwà sọ pé okay tí ò bá ti wá ṣẹlẹ̀ èyí tí ò ti ṣẹlẹ̀ nínú tọ́lọ́run bá fẹ́ yẹn so ó túnmọ̀ pé kìí ṣe tọ́lọ́run bá ibi táwọn kọ̀dàríyà ibi tán ti sinà ní ìpé á Ọlọ́run bá fẹ́ aburú ìpé Ọlọ́run bá fẹ́ aburú gbogbo dáadáa náà lọ́wọ́n bá ń fẹ́ so gbogbo ẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala náà ló fẹ́ but ìrọ́dà ṣẹ̀ráyà wá ní pé ókè àwọn nǹkan tó rọ̀ bá wá nífẹ̀ẹ́ lọ́wù sí ni ká máa ṣe so gbogbo ẹ̀ náà Ọlọ́run bá ló fẹ́ gbogbo ẹ̀ káwúnán àti ní ẹ̀dá so but níbi pé ókè èyí tó Ọlọ́run bá wá nífẹ̀ẹ́ sí ká máa ṣe ni ok èyí àrọ́dà lọ́hù èyí tó Ọlọ́run bá àrọ́dà látọ̀dọ̀ wa gẹ́gẹ́ bí mùmínì ní pé ká jẹ́ olùjọ́sìn fọ́lọ̀wọ̀nba ká jẹ́ olùdúrédédé ká jẹ́ ẹni tí àwọn tẹ̀lé súnà nábì ká jẹ́ ẹni tí àwọn tẹ̀lé àwọn kòrónù fọ́dọ́dà so èyí tọ́lọ̀wọ̀nba subhanahu wa ta'ala àrọ́dà fún wa táà fi wàljanna ọlọ́wọ̀nba táà fi jẹ́ ẹni tọ́lọ̀wọ̀nba nífẹ̀ẹ́ ni gbogbo ẹ̀ náà ọlọ́wọ̀nba subhanahu wa ta'ala nà lúfẹ́ tamam so bó ṣe jẹ́ ni wani so ìpele ẹ̀dá wọ́n ní fallahu subhanahu wa ta'ala huwa al-khaliq wọ́n ní ọlọ́run ọba ni ọba dẹ́dà ọ̀ ìpele ẹlẹ́kẹrin ni pé ọlọ́run ọba náà ló fẹ́ẹ̀ṣẹ́ ọlọ́run ọba ló tún wá dá gbogbo ẹ̀ so gbogbo ẹ̀ àti ìmá rẹ̀ àti kíkọ rẹ̀ àti fífẹ́ rẹ̀ àti dídá rẹ̀ gbogbo engineer ló ṣẹ̀ wá so olówó ẹni tó lówó ló sẹ̀wá pé ohun tó ń fẹ́ nì so engineer ló sẹ̀wá kọ ara ọ̀ ọlọ́run ọba ló fẹ́ gbogbo ẹ̀ pátápátá bẹ̀ so ọlọ́run ọba náà ní ó ṣàkóso gbogbo ẹ̀ pátápátá so ní díẹ̀ fi gbọ́dọ̀ fi èyàn gbọ́dọ̀ yọ kakó téyàn gbọ́dọ̀ fi rinlẹ̀ fọ́nà ọba nìyẹn so martabatul khaliq ni pé kíyàn gbà pé ọlọ́run ọba náà ló dá gbogbo ẹ̀ wọ́n ni fallahu huwal khaliq ọlọ́run ọba lọba dẹ́dà wa ma fil kawni min sama àwọn nǹkan tí ń bẹ nínú ayé nínú sama ni wal ardi àti ilẹ̀ wa malaika àti malaika wa ins àti àwọn mẹ́niyàn <coughs> wani wa jin àtàwọn aljannu wani wa ghayriha àtàwọn mìíràn min al-awalimi nínú àwọn agbánláyé wani kulliha wani kulluha min al-awalimi wani kulluha makhluqa wani gbogbo ẹ̀dá ni gbogbo ẹ̀dá ni wọ́n ni wa ajma'a ahlus sunnati wọ́n ni ahlus sunna ẹni wọ́n kò ala ma dalla alayhi alkitabu was sunna lórí nǹkan tí Qur'an àti sunna tó tọ́ka sí almustafida tó sì púpọ̀ gẹn Qur'an àti sunna tọ́ka sí lọ́nà tó pọ̀ gẹn illam takun mutawatira tí bá yẹ kó tí ẹ̀ tún kò sí jà wọ́n ni ala anna asma ar-rabb pé àwọn ó ọ̀rọ̀ ọba ò àtàwọn ọ̀rọ̀ yọ́rọ̀ ọba wa af'alahu àti àwọn iṣẹ́ Ọlọ́run Ọba o ghayru makhluqa òun iṣẹ́ dáńtí so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló dá gbogbo nǹkan àwọn nǹkan tán rí nínú kaun gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́run Ọba ẹ̀dá ni al-arsh ẹ̀dá al-qalam ẹ̀dá as-sama ẹ̀dá ni àwọn màláíkà ẹ̀dá so gbogbo tó yàtọ̀ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ̀dá ni so uh, but nínú àwọn ẹ̀dá yìí náà ó lè ìtọ́lọ́run Ọba subhanahu wa ta'ala fẹ́ fún wa pé ókè eléyìí ni halal eléyìí haram Ọlọ́run Ọba náà ló dábẹ́ so torí pé èyàn sọ fẹ́ nìkẹ́ pé à pé ẹmu pé ẹmu ìṣe kìísà láàlì ẹ pé àwọn èèyàn Ọlọ́run ló mọ bí wọ́n ni a ah, bí ẹ̀ ni ò dá pé a ah, kódà ẹ̀mí ẹ̀rọ pé ọ̀sẹ̀ yẹn ọlọ́run rán mi sáwọn ẹlẹ́mu ni so láàrin ọ̀sẹ̀ yẹn àwọn méjì báyìí mo pàdé so lè yán ni múná sábà ṣẹlẹ̀ láàrin ẹgbà a ẹmu ah, dá ó ma jẹ́ kójú clear wọ́n ní à in tí ma jẹ́ kéèyàn ibi tí bàbá padà dá ṣubọ́ àlọ́

irọ́ ni àti local nǹkan tó jẹ́ wọ̀ torí àwọn èèyàn tó bá ti di àwọn nǹkan tó jẹ́ local báyìí àwọn èèyàn máa ń fọ́ yẹpẹrẹ mú pé à pé àwọn local rẹ̀ orílẹ̀ so káwọn àwọn àwọn tálákà káwọn máa ṣẹlọ́ wọn bá lọ́wà rí so kí ẹ̀mọ́ wò wọ́n ṣe so àwọn tó ipá wọn gan wọ́n yára gbòdódó jù kí ẹ̀mọ́ sọ fún wọn so kò rí bẹ́ẹ̀ so èèwọ̀ ni torí pé ó ń pààyàn èyí tí púpọ̀ rẹ̀ bá ti ń pààyàn kékeré rẹ̀ èèwọ̀ ni so kékeré èèwọ̀ ni so wáyé wá sọ pé à ah, pé ìbọ́lọ̀ náà ló dá ara o kéèsẹ̀ rí náà so kéèsẹ̀ rí so Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala dá gbogbo ẹ̀ kó bá fi jẹ́ àdánwò fún àwọn èèyàn so àtẹ́yí tó jẹ́ halali àtẹ́yí tó jẹ́ haramu rẹ̀ so wọ́n ní ṣùgbọ́n àwọn okọ̀ Ọlọ́hun Ọba àtàwọn òròyìn Ọlọ́hun Ọba àtàwọn ìntọ́lọ́hun Ọba ń ṣe àfààlù Ọlọ́hun Ọba ghayru makhluqa òun èyí sẹ̀dántì ẹ̀ ṣẹ́rá àwọn mutakallimuna àwọn ni wọ́n ti wà dé level yìí torí pé normally náà kò sẹ́ni tí ó gbọ́yé pé ó kọ Ọlọ́run Ọba ẹ̀dá ni nígbàtí wọ́n gan ti mọ̀ pé Ọlọ́run Ọba ẹ̀ṣẹ̀ dá so ó kọ rẹ̀ ó kọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ò lè jẹ́ ẹ̀dá ìròyìn Ọlọ́run Ọba kan ò lè jẹ́ ẹ̀dá torí pé ìròyìn rẹ̀ laysa bi ba'inin minhu kò separate kó lọ́dọ̀ Ọlọ́run Ọba so ó ń so ó ń júwe Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fún wa náà ni so àwọn ó kọ Ọlọ́run Ọba àwọn òròyìn rẹ̀ àwọn iṣẹ́ Ọlọ́run Ọba àfààlù Ọlọ́run Ọba kò kí ń sí ẹ̀dá kí la gbà lérò pẹ̀lú àfààlù àwọn iṣẹ́ ẹ̀yìn kí la gbà lérò pẹ̀lú àwọn iṣẹ́ oye so masdaru yẹn gangan kìí sí àwọn kíni àwọn maf'ul bihi ẹ̀dá ni wọ́n oye bọ̀ masdaru yẹn gangan dídá sánmà kìí sẹ̀dá sánmà ẹ̀ kíni ẹ̀dá lọ́wọ́ oye so but àwọn mutakallimun àwọn tó náà àwọn philosophy náà ti wà débi gbogbo àwọn specifications yìí wà ilá asìlù náà ní pé ẹni tó ti mọ̀ pọ́lọ́wọ́ bẹ̀ ìṣẹ̀dá ó ti mọ̀ pé ó kọ́ ọlọ́wọ́ bò lè jẹ́dá but àwọn náà ti gbogbo àwọn ọ̀rọ̀ nǹkan báyìí pé ẹ̀dá ni kìníkà kìníkà so in ti al-Imam al-Bukhari lára àwọn àǹfàní tó wà nínú tírà al-Imam al-Bukhari ni pé khalqu af'al al-ibad ní pé àwọn iṣẹ́ ẹ̀dá òun ni ó jẹ́ àwọn iṣẹ́ tẹ̀dá òun ló jẹ́ al so nígbàtí Ọlọ́run bá ń ṣe ó ń sọ fún ayin tá nàbí Ibrahim ń sọ fún àwọn èèyàn rẹ̀ pé wallahu khalaqakum wa ma ta'malun Ọlọ́run bá ló dá yín àti tẹ́ǹsì oye àti àwọn kan tẹ́ǹsì so àwọn ṣe ẹ̀dá Ọlọ́run bá subhanahu wa ta'ala na ló dá bọ̀ àwọn wọ́n ní hadhihi al-arba'a wọ́n láwọn mẹ́rẹ̀rin yíò hiya maratibu al-qadar al-ijmali àwọn ni level qadar àwọn ni level qadar ní summarily ní tàbá fẹ́ ṣe ní sókí allati man istajma'aha ẹni tó ṣe pé tó bá ti kójọ so tí ẹ bá ti fẹ́ ṣàlàyé fún yẹn àwọn àwọ́m tí ẹ bá ti fẹ́ ṣàlàyé fún wọn ah, ẹ̀hàn pé nínú àwọn nǹkan tí ma ń jọ àwọn àwọ́m lójújù nínú tó dàrú mọ́ ọlọ́jù wà láì ọ̀rọ̀ kádàrá yìí kúlẹ̀ ìlúmí ma yóò wà bá yín pé ẹ̀dàkùn àfá kìíní kan wà tí ma ń jùun lójú gẹn ní pé èyàn ti ráwọn èyàn tó approach yẹn pẹ̀lú àwọn kàwáì wàláhí ó kéré pátápátá ní látìgbà tí èyàn ti ń sẹ́sẹ̀ mi yóò sì lé 20 ẹlùmí òkàn ẹlùmí ìgẹn tẹ́ mọ̀ yóò kàn rí àfá kìíní kan wà tí ma ń jùun lójú fa òun náà ni pé ṣìbónà náà ló dáwà àwọn tó ń mú tí ṣìbónà náà ló dáwà yóò sì tún wá yóò tún wá bú wọn ah, wọ́n sọ̀rọ̀ kádàrá ó jẹ́ tó dàrú mọ́ wọn so but tí a bá ti lágbọ́yé tí yóò lágbọ́yé àwọn àṣáyọ̀ so tí yóò láwọn àgbọ́yé burúkú èyí ò lè ríbi ṣàlàyé dáadáa pé ah ẹ̀rí bàbá ṣe rí kádàrá àṣírí ọlọ́wọ́ ọba ni èdè wọn kọ́ sàlàyé fún ọ̀nà sí ẹgbẹ́ bá ṣe wò pẹ́ ń gbọ́yé sí náà ni ó sì máa dàrú sí kì rí but in bá ti sàlàyé fún yín lónìí látòní lọ ẹdí léyìn mú òun ní kẹ́ fi bọ́lọ̀ pàdé wọ́n máa ń dó ti àwọn àkídà àrùsùn àjẹmà nínú àwọn kùrùn tó ti kọjá lọ gbá in ti ṣe ìkùnmọ́ ìbí àmì ààbò yí tó filẹ̀ fún òun tó kọun ní in tí wọ́n wá ahmed kọun nínú àwọn àwàmù náà ṣebí wọ́n sọ pé nínú àwọn àwàmù wọ́n sọ pé nínú ṣe sí ọ̀rọ̀ alámìnà bàrá ni so alimamu zahabi wọ́n dákọ ẹnìkan wọ́n sọ pé ẹni àwàmù ni o wọ́n ní kódà tipátipá ló fi lè ṣe ló lè fi ṣe kílòkọ̀ rẹ̀ ló lè fi ka súrọ̀ míyàtọ̀ sí fatiha wọ́n lóhun ló kọ́ sheikhul islam ẹgbọ́ ní sọ síra wọn sheikhul islam ibn kathir al-zahabi al-mizzi àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn tí a bá ń ka yíó fẹ́ ká tó 50 àwọn kudama àwọn makọ́dásá àwọn makadisi so òun ló kọ́ gbogbo àwọn ilé òun ló kọ́ gbogbo wọn ní sahihul bukhari torí pé ìsinájẹ̀rẹ̀ dọ́dọ̀ al-imam so olókọ tí wọ́n máa ń pè àfáàyàn báyìí so wọ́n dẹ̀ ní nínú àwọn àwámù ni so nínú àwọn àwámù ní Ibn Taymiyyah gbogbo àwọn gbogbo wọn mẹ́ ní tí èyàn fi gbọ́dọ̀ mójútó mọ̀ nìyẹn so àti ìmọ̀ tó jẹ́ ìsinádi èyàn máa mójútó gan ìmọ̀ ìsinádi so ìmọ̀ ìsinádi pé ìmọ̀ ẹni yìí in táwọn afá máa ń sọ nìyẹn náà torí pé ìmọ̀ kí ní kan wà mistake táwọn afá máa ń ṣe ìmẹ́ ṣe ìkọ́ àbí wípé delivery lásán yá ó lè deliver mọ̀ tí a ń pín tí a máa fi wọn olùmọ̀láyè sí nìyàn tó bí yẹn ṣe lè deliver tó bọ́t bó kèé ṣe bó ṣe deliver rẹ̀ bó ṣe kíni kíni bó ṣe gbà so delivery lẹ́lòmí ma ń wò pé in tó fi ma ń jẹ́ lọ́dọ̀ àwọn sálàfì yẹn pé ẹni tó wà áàlájù eléyìí ni tó láàbù oye ìjọpẹ̀ ní ìmọ̀ níbẹ̀ yẹn so ewu báwọn sálàfù sí ma ń so níwọ̀n àwọn bá sí ma ń tíẹ̀nà àwọn àwàmù ní pé ṣe rí bàbá èyí tíẹ̀nà àwàmù ní tíẹ̀nù pé ẹ̀tọ́ bá ti tẹ́lẹ̀ bá ara ó dà gẹ́gẹ́ bí ni lọ́dọ̀ àwọn tẹ́lọ̀ àwàmù nìwọ̀n náà so tán bá ti wá rán fún ọtá wọ́n sọ pé àfá àti ìran fún yóò ẹ gbọ́dọ̀ tẹ́ bá ti ṣe náà yìí àbí ẹ̀rẹ́ àwọn so wọ́n ti jọ àwọn wáyà kan

ẹ má wádìí ẹ̀ púpọ̀ so tẹ́ bá ti ṣe ń wádìí ẹ̀ sí bẹ́ẹ̀ náà ni ó ṣe máa dàrú sí bọ̀ tí má ti ṣàlàyé àwọn nǹkan fún yín lónìí tẹ́ fi kú ẹ gbọ́dọ̀ kú lórí ẹ̀ aláwọ̀kọ́ ni pé ṣe rí àwọn ìjìmẹ́lì èyí wà ṣàlàyé pé Ọlọ́run bá mọ gbogbo nǹkan Ọlọ́run bá ó kọ gbogbo nǹkan kalẹ̀ so èyí fún kọ́kọ́ nílẹ̀ pé tọ́ gbogbo èyí tẹ́ ń sọ Ọlọ́run bá mọ̀ sí Ọlọ́run bá mọ gbogbo ẹ̀ so tó kó gbogbo wọn tó kàn dà sínú náà ọlọ́wọ́ bó jẹ̀bi o so èmi wà sàlàyé fún wọn kò ṣe wá láwọn eléyìí náà wọ́n ń gbádùn wọ́n ń gbádùn ẹ̀ṣẹ̀ wọn náà ìgbádùn yẹn náà wọ́n jẹ̀yà rẹ̀ so bí bá ti wá sàlàyé fún Ah, mo fi ń ṣe mo fi emphasize lórí pé kí èyàn gbọ́ àmọ̀rọ̀tìbùl kọ́dàrí ilé ìjìmáàlì tí yíò fi lè sàráyẹ̀ rẹ̀ fẹ́lòmínà so wọ́n ni marot so kí ẹ máa ṣe mistake náà pé tafsir ilẹ̀ wọ́lọ̀ ṣe tafsir gbogbo ẹ̀ hmm, ara so in àwọn àwọ́mù kéèkèé tí ó gbọ́yé in tí wọ́n ní fi kọlọ lọ́wọ́ bá tí wọ́n fi lọ sọ́dọ̀ lọ́wọ́ bá lè yóò ṣe fún wọn so wọ́n ni maratibu taqdiri ala tafsil wọ́n ní àwọn ìpele kádàrá ní tafsil wọ́n ní hadha tafsil yakunu fil martabataini al'ulayayi wọ́n ní tafsil yìí ó ní ṣe pẹ̀lú martaba alákọ̀ọ́kọ́ méjèèjì martaba wọn ń sọ wal kitaba so ó ní ṣe pẹ̀lú martaba ilm àti kitaba min maratibil qadar níbi àwọn pele kádàrá wa qad wọ́n ló ti kọjá o annal martabata al'ula ní pé ìlìpele aláwọ̀kọ́ hiya martabatul ilmi òun ní pele ìmọ̀ wà sáníyàtù ìpele ẹlẹ́kejì ni martabatul kitaba wọ́n ni wà hakumu tafsil wọ́n ni haga tafsil lahu thalathu maratib wọ́n ni wà hiya wọ́n ni alayi ta fẹ́ sí lẹ́kùnrẹ́rẹ́ ìgbésí ayé nìyẹn wọ́n ní ẹlẹ́kejì àtẹ̀kọ̀dírù hauli ìkádàrá nǹkan ìkádàrá tọdọdún asalif àtẹ̀kọ̀dírù yaomi ìkádàrá nǹkan ìkádàrá ti ojoojúmọ́ ó túnmọ̀ pé ti ìkádàrá nǹkan ti ọdọọdún wà àti ìgbésí ayé láìfù generally ìkádàrá nǹkan tọdọọdún wà ìkádàrá nǹkan ti ojoojúmọ́ wà wọ́n ní hadha dhikruhu ijmalan wọ́n ni ní sókínì wọ́n ni wa sawfa nufassilu insha Allah wọ́n ni a wà sára yẹ̀lẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bima yaftahu Allahu bihi alayna fiha àti ẹ̀rí lára àwọn topic tí yẹn fi ma ń àwọn àwọn àmùgá kúrò ma ń bẹ̀ so ẹsẹ́ àti sọ pé àlàyé pa kádàrá ṣẹgbà ẹsẹ́ àti gbé topic <laughs> àlàyé pa kádàrá àwọn àwọn ọ̀rọ̀ kálà náà yẹn number one ni pé number one ni pé wọ́n àwọn òrórí burúkú ti pọ̀ fáwọn èèyàn so wọ́n rò pé ní tẹ́fẹ́ sọ ni pé wọ́n f but ibẹ̀ lọ́nà bó ti jẹ́ wọ́n yẹ transfer kádàrá ò oye ni hadha dhikruha ijmalan wọ́n ni Allah wọ́n ní a sàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bima yaftahu Allahu bihi alayna fiha pẹ̀lú tọ́lọ́wọ́ bá bá ṣe ní rọrùn fún wọn bẹ́ fanakula aláwọ̀kọ́ awwalan at-taqdiru al-umri ìkádà ara nǹkan tí ó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ni aw àbálìjẹ̀nú ni àwòrán ìríhì máa àbáwọn míì náà fi umurihi nínú ìgbésí ayé rẹ̀ mú kọ́dàr ọlọ́wọ́ bá ti kádàrá gbogbo ẹ̀ kí la pè túmọ̀ kọ́dàr kí la pè túmọ̀ kọ́dàr níbẹ̀rẹ̀ àlàyé abúlọ̀ kíkọ̀ pé kí la pè túmọ̀ àlàyé kíra pé túnmọ̀ kọ́dàrù ẹ́ à kódà zammu gan lè tún sẹ̀rẹ̀ sọ yìí babba zammu ni ẹ̀hẹ́n abu House, kíra pé túnmọ̀ kọ́dàrù ẹ́ abu hafsa kíra pé túnmọ̀ kọ́dàrù níbẹ̀rẹ̀ kí ni Sheikh Ubaydi pé fún wa pé mm-hmm. ha ìtàn pé ń kọ́dàrù ní o ẹ̀yí ká sí síbẹ̀ wọ́n ní ìtàn pé ń kọ́dàrù aláwọ̀kọ́ òun ni pé òdíwọ̀n kẹ́ òdíwọ̀n kẹ́ so ìtàn wọ́n ń pè ní ṣẹ̀ríà òun ni pé kíni òun ni òdíwọ̀n ọlọ́ọ̀ba òdíwọ̀n tọ́lọ́ọ̀ba ṣe fáwọn nǹkan tó ipò síwájú àkílùkọ́ rẹ̀ ó síwájú ẹ̀dá rẹ̀ ní tẹ́ ń pè ní kọ́dàrùn nǹkan òun ni pé kíni òun ni òdíwọ̀n nǹkan so ní èdè larabawa so but òdíwọ̀n tọ́lọ́ọ̀ba fún nǹkan pé ok èdíwọ̀n tọ́lọ́ọ̀ba fẹ́lẹ̀ ní òdíwọ̀n tọ́lọ́ọ̀ba fẹ́lẹ̀ ní ní tẹ́ ń pè ní kọ́dàrùn nìyẹn òdíwọ̀n nǹkan tọ́ ó sì pàtàkì ká máa so gẹ́bí ṣe kò bẹ́ di ṣe ṣàlàyé wọ́n ni àtàkìdírù l'umri wa ma'nahu anna kulla ma yajri ala makhluqin wọ́n ni muqaddar wọ́n ni Ọlọ́run bá ti ṣe òdiwọ̀n rẹ̀ kíni Ọlọ́run bá ti ṣe òdiwọ̀n rẹ̀ pé eléyìí ni eléyìí ó ṣẹlẹ̀ eléyìí ò ní ṣẹlẹ̀ àbí yóò kéré síbẹ̀ àbí yóò jù bẹ́ẹ̀ lọ wọ́n ní wa idahu dhalik wa alaykum salam wọ́n ní àlàyé eléyìí ni pé anna hadha taqdir ní pé òdiwọ̀n tọ́lọ̀wọ̀n bá subhanahu wa ta'ala máa ń ṣe fún gbèsè ayé ni yóò yufassalu min at-taqdir al-'am wọ́n ní èyí ó sàlàyé rẹ̀ nínú ok èyí ó sàlàyé rẹ̀ níbi àtẹ̀kìdírù gbogbogbò ila al-mala'ikati al-muwakkalin èyí tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ma ń gbé fún àwọn mala'ika kan lọ sí wa min babi tamthili taqribi ní abala pé kí afinkan sapẹ́rẹ́ lọ́nà kó bá fi súnmọ́ kálàyé rẹ̀ bá fi súnmọ́ wa ni la qiyasan kì sí pàǹsẹ̀ qiyaso li anna sunnata laysa fiha qiyas wọ́n nítorí pé àwọn nǹkan máa àkídà kò sí qiyas mẹ́wọ̀n wọ́n ni alaysat kullu mu'assasa ok wọ́n ni ká mú example wa tí ó fi yé tí tẹ̀kìdìrù àkílẹ̀kọ̀rẹ̀ tẹ̀kìdìrù tí àwọn mẹ́láìkà máa ń ṣe so ní pé ok iye ìgbà tí ó lò ní láyé so ká example physical example wa wọ́n ni alaysat kullu mu'assasa wọ́n ni ṣe kèé ṣe pé gbogbo organization ni tuqaddir masurufatiha wọ́n ni ṣe kò kí ń design àbí kò kí ń assign àwọn àwọn kílùkọ̀ rẹ̀ àwọn actions rẹ̀ ni wà wà ìdáàtìhà àti àwọn àkílùkọ̀ rẹ̀ àwọn nǹkan tí ó mọ̀ ṣe náà ni fi sẹ́nà lọ́dún tí ó bú organization tó sọ pé ok ọdún yìí o organization ní òkín ní ó pé ok ó ti ẹ̀tí ma ní ókọ àwọn ókọ tó ma ń pè ẹ̀ yearly kìíní kan pé ok àwọn nǹkan tá fẹ́ ṣe lọ́dún yìí ni year plan so annual plan kìíní kan so pé tọ́ ọdún yóò àwa gẹ́gẹ́ bí Ikhwani so agbọ́dọ̀ rí ipá dájọba kílọ̀kọ̀ ìjọba mọ́ president lórí so at least tàbà tí ẹ̀wà rí ṣe tó kárí pé kílọ̀kọ̀ rẹ̀ ìlú gbóná mọ́ corona lọ so gbogbo organization ló ma ṣe kíni ló ma ní plan ti ẹ̀ oye <laughs> so <laughs> wọ́n ni ilan wọ́n tó bá wá jẹ́ bẹ́ẹ̀ o hadal amuru wọ́n ní alamari yo ma'alumun min jihati shar'i wọ́n ní a ti ma so ní pé èyàn ma ń plan nǹkan lọ́dún so tú látara sharia wa min jihati al-aqli a tún ma látara lákàí náà fa hadha alladhi wujiba ba'd an kana ma'duman yufsalu ila al-mala'ikati al-muwakkalin wọ́n ní ẹni tí ẹni tọ́lọ́wọ́ bá kò tí ma bẹ tẹ́lẹ̀ wá padà ń bẹ wọ́n ni wọ́n fi alamari ẹ̀sọ́dọ̀ àwọn mala'ika tí wọ́n fi iṣẹ́ ẹ̀ sí ma yajri alayhi fi umrihi wọ́n ni àwọn nǹkan tí ó ma ṣẹlẹ̀ sí nínú ọgbẹ́sí ayé rẹ̀ àwọn mala'ika ó kọ wọ́n ni min hina yulad láti bàtán bá ti bí hatta yamut títí tí ó fi kú wọ́n ni wa tí abdullahi ibn mas'ud pé annabi sallallahu alaihi wasallam ní asọ́díkú al-masluk so tẹ́lómi ń pé annabi sallallahu alaihi wasallam nídàkejì rẹ̀ yálà sarihan àbí talmihan so wọ́n ni wa huwa mukharrajun fi sahihayn wọ́n yọ hadithi yìí inú sahihayn ruwa wọ́n ni ibn mas'ud radiyallahu anhu qala wọ́n ni haddathana as-sadiqul masduq wọ́n ni inna ahadakum wọ́n ni ẹnìkọ̀ọ̀kan yóò yujma'u khalquhu fi batni ummihi wọ́n kó ẹ̀dá rẹ̀ papọ̀ sínú ya rẹ̀ arba'ina yawman 40 days nutufa yóò ma jẹ́ nutufa thumma yakunu alaqa lẹ́yìn náà yóò ma jẹ́ alaqa mithla dhalik fún eye ọjọ́ yẹn náà fún eye 40 days yẹn náà thumma yakunu mudgha lẹ́yìn náà yóò tún ma jẹ́ bẹ̀ẹ̀ náà mithla dhalik eh, mudgha fún eye 40 days yẹn náà so túnmà pé 40 days nutufa 40 days alaqa 40 days mudghah thumma yursalu ilayhi al-malak lẹ́yìn bayan wọ́n ṣe wá rán malaika sí fayanfuqu fihi ar-ruh yóò wá fẹ́ mi sí yóò fún ní ẹ̀mí so after 120 days come so so ìtàwọn afáfí ma ń sọ nìyẹn pé tí ìjìhádù bá ṣẹlẹ̀ so ìjìhádù ni pé ẹ̀kìnà ń pè miscarriage so tí miscarriage bá ṣẹlẹ̀ so tó bá yẹ pé kò tí tó 120 days how many months ni 120 days 4 months tí ó bá ti tó tí ó bá ti tó bá ti ju 4 months lọ ṣé 4 months ni kò tó 4 months ọjọ́ mélòó ló wà nù oṣù 30 ok ok ok ok so but 30 months. months mọ́ gbọ́ta wà fáwọn sọ so so tí ó bá ti tó tí ó bá ti ju 4 months lọ so àbí tí ó bá ti dé 4 months tí ó bá ti tó 4 months ẹ́ kò pé 4 months ok 3 months ẹ̀hẹ́n musa ma ń wo 3 months láàá fà ma ń dákọ̀ 3 months 90 days ní àbí papọ̀ mọ́ how many days papọ̀ mọ́ 20 days ah 4 months náà ni 4 months ok ok 4 months but musa ma rí pé àwọn afá 3 months náà ma ń dákọ̀ ń gbà mí pé tí ó bá ti ju 3 months so ìyẹn náà kíyàn fi ní kíyàn fi ní wárán kókótọ̀ kó mọ́ lọ wọ́n lọ sí síkúsí so wọ́n ni so tó bá yí pé ìjìhádù ṣẹlẹ̀ so àbí scott jari so ṣẹlẹ̀ sí before them so irú eléyìí la yusalla alayhi wọn ní kírùn sílá bẹ́ẹ̀ sí ni wọ́n ní ṣe kíni wọ́n ní ìyá rẹ̀ kò ní ṣe nifas kò ní dó nifas oye oh, so immediately tó bá ti bí so tó bá ti ṣẹlẹ̀ so tó bá sì ti tó bá ti wẹ̀ so ó lè máa kírun lọ ọkọ rẹ̀ náà lè máa súnmọ́ lọ ẹjọ́ bá máa ṣe kíni ẹjọ́ bá máa dà torí pé kíni torí pé kò tí kò tí sí rọ́ ẹ̀mẹ́ oye kò tí sí rọ́ ẹ̀mẹ́ so sí tí mo ń sọ yíwa so ní pé tó bá yẹ pé before 120 days yẹni so jẹ́ ò tí tó 120 days kò tí tó so yóò lè ó lè tí jihad bá ṣẹlẹ̀ kọ́lọ̀mọ́dé kárí àdánwò so but kò sí ó ma ń ṣẹlẹ̀ kọ́lá ẹlòmí ọlọ́mọ fi ń gbé ọmọ burúkú ọmọ páàlé lọ́lọ́wọ́ fi gbé kò fún báwọn so akílùkọ rẹ̀ so yóò wẹ̀ yóò ṣe nọ́mà so ọkọ rẹ̀ lọ́mọ súnmọ́ padà kò sí kankan kò bá ẹjù bá ma jáde ọyí so yóò mọ̀ kírun náà padà but tó bá ti wá di pé kíní báwọn Eh, ó ti di pé ó ti ju 120 days lọ so wọ́n ti ṣe nafkhu ruh so yóò ṣe kíni yóò títẹ̀ bí ní fásì náà ni oye so yóò títẹ̀ bí ní fásì náà ni so yóò do 40 days àbí tó bá dá before 40 days intaha ó ti tán náà ni so wọ́n ni thumma yursalu ilayhi al-malak wọ́n ni wọ́n asìnà malaika sí fayanfuku fihi ruh malaika wa fẹ́mi sílá wa yu'maru bi arba'i kalimat wọ́n ní wọ́n pa láṣẹ nǹkan mẹ́rin wọ́n ní bí katbi rizkihi kókọ arziki rẹ̀ wa ajalihi kókọ gbà tí ó lò láyé wa amalihi kókọsẹ́ tí ó ma ṣe wa shaqiyyun aw sa'id kókọ bóyá bóyá ẹni tí yóò sórí rẹ̀ ni àbẹ́ni tí ó àwọn ẹmọ́ tó pé àkọ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé tẹ́ ma ń gbọ́ ẹlòmí o ma tún sówó ni pé ibẹ̀ náà wọ́n ti kọ́ bẹ́yẹ yóò dolówó ni àbí yóò dolo sí so kọ́lá ní tafsiri tẹ́yàn bá lágbà pé olówó àbólóṣì ibẹ̀ náà wọ́n ti kọ́ bẹ́yẹ yóò dolówó àbólóṣì so but àánà lámà pé ṣe kíyò àkíkọtẹ̀ òun lẹ́n tó ṣe gínẹ̀ tó sófà kìyàmà so so bí kẹ́tì bí rísìkì yìí wọ́n kọ́ àrísìkì rẹ̀ so àtẹ̀kìdírù l'úmúrí so Ọlọ́run bá ti kọ̀dárọ̀ rẹ̀ pé okay fún gbésí ayé rẹ̀ gbogbo tí ó mọ̀ ṣẹlẹ̀ sí nìyẹn so èyàn àwọn pé kí ni hajjá nípa ilé kí ni hajjá fún ilé so kí ni hajjá fún ilé pé okay kí ni kí ni nídi fún ilé nígbàtí Ọlọ́run bá subhanahu wa ta'ala hujja Ọlọ́run bá tó pé gan hujja Ọlọ́run bá lórí àwọn ẹ̀dá rẹ̀ tó pé ìyàtọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run bá máa máa sí àbòsí léwọ̀ fúnra rẹ̀ so kẹ́mi ẹrú balẹ̀ pé Ọlọ́run bó ní sàbòsí fún so Ọlọ́run bá wa ma kana wa ma Allahu bi dhallamin lil abid so Ọlọ́run bá subhanahu wa ta'ala òní sẹ́ àìsí àbòsí Ọlọ́run bá fún ẹrú number one nàbá tún ní pé hujja ọlọ́wọ́ bá kó bá fi wà kọ́ ìmọ̀ lórí ẹrú yẹn pé à wọ́n wo takodiru ti ẹni náà takodiru ti ẹlọ́tọ̀ọ̀tọ̀ ni ẹlẹ́kẹta wọn ni pé ètò ọlọ́wọ́ ọba tó létò lọ́lọ́wọ́ so ẹ̀rí pé nínú orí pípé àti kíyàn ma ń tẹ́yàn ṣe òun ni pé tí general plan bá tún wà tí specific plan kọ bá tún wà kún nǹkan òun ni pé kíyàn kọ kíni ó kọ specific plan jáde lápẹ̀ẹ́ sí èyàn fẹ́ kọ́lé wọ́n ti wá design plan gbogbo lé mọ́ sí kọ́lé pé èyàn fẹ́ kọ́ ó fẹ́ kọ́ mansion 20 rooms oye so gbogbo àwọn engineer àti gbogbo àwọn torí wọn ò pé tàbí ṣiṣẹ́ mẹ́ náà pépà ẹ̀yọ̀ kan plan ẹ̀yọ̀ kan náà ni gbogbo wọn fà mara wọn lọ́jọ́ ń gbógi sí àpẹ́ nínú àìlétò ni so but pé ok ẹ̀yin lẹ́fẹ́ sí ilé àbí plan ilé ọ̀tọ̀ kódà nínú pé architect ma ti ń ṣe náà ni so yóò tún òun náà yà sọ́tọ̀ pẹ́tọ̀ àwọn eléyìí o ìdá wọn tó wọn bá dún ní so so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọba tó létò ní tó ní pé gbogbo àwọn sí Ọlọ́run Ọba tẹ́bá fi lè rí nǹkankan ṣe kò tẹ́ perfection mutlaqo tí ìsẹ́ pé perfection lára ọmọ èèyàn àbí perfection nínú ẹ̀dá rẹ̀ tẹ́bá fi lè rí kì ní perfection mutlaqo ọlọ́run bá ló wà áwúlá kíyàn fi kíní ẹ̀rọ ìjúra so nínú perfection nínú nǹkan tó jẹ́ perfection mútúlákọ̀ ní pé kí nǹkan létò so bó ní àwọn ẹ̀dá tàà ń ṣe àwọn nǹkan tí ò ní túnmọ̀ rẹ̀ áfẹ́ gbogbo ẹ̀ létò bó lọ́lọ́run bá tó wá dá sánmà tó dá lẹ̀ tó dá gbogbo so eléyìí jẹ́ lára àwọn hikima tó wà so tẹ́lẹ̀ mìíràn bẹ ah, èwo tó wá ní láwọn so eléyìí gan àwọn ìbéèrè tí ò tọ́ rárá ni so àwọn ìbéèrè eh, àpẹẹrẹ pé iye ni wọn ò pé ni so wọ́n ní àtàníyàn wọ́n ní àtàkìdírù l'áwùlì wọ́n ní tàkìdírù tọdọọdún so alhaul ọdún náà ń pẹ̀bẹ̀ annahu yahul torí kó ma ń padà so wọ́n ní àtàkìdírù ah, l'áwùlì wọ́n ni wa huwa ma yajri fil kawn wọ́n ni àwọn ǹkan tí ó ma ṣẹlẹ̀ ní àgbáyé ní gbogbo ayé kullihi min laylatil qadri min ramadan ila mithliha min qabil lóru laylatil qadri min ramadan di èyí tí ó tún bọ̀ wọ́n ni wa idahuhu wọ́n ni àlàyé rẹ̀ ní pé annahu yufsalu ila al malaika wọ́n ni wọ́n fi tìsọ́nà malaika ma yata'allaqu pé báwọn ó dìsáìdò ní pé wọ́n nìkan lọ sí àwọn nǹkan ni o ma yata'allaqu bi hawlin mu'ayyan àwọn kan tó ní ṣe pẹ̀lú ọdún kan wọ́n ní fa'ala sabilil mithal wọ́n ní lápẹ̀rẹ́ sí laylatul qadr min ramadan al-madi wọ́n ní laylatul qadr sí ramadan tó kọjá yìí wọ́n ní alimatil mala'ika a mala'ika al a mala'ika tí wọ́n assign bi hadha wọ́n ní ma yujirihi ma yujirihi ma yujirihi Allah àwọn kan tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ṣe min tilka leila láti alẹ́ ila ramadan ila ramadan alqadim di ramadan tó tún kàn wa hadha bi ta'limi allah eléyìí pé pẹ̀lú pé Ọlọ́run bá kọ́ wọn ni Ọlọ́run bá fi mọ̀ wọ́n ni o ya annahu la ya'lamu ahadun min alghayb torí pé ẹnìkan kan ma kọ́kọ́ fi samawati wal ard ní sama àti abile ni illa ma a'lamahu allah minhu àyàfi tọ́lọ́run bá kọ́ nínú rẹ̀ so ó túnmọ̀ pé tẹ̀kìdìrù tọdọọdún lélá ìta àfáà fi mọ́ sọ fún ènìyàn ìta fi ń sọ fún ẹni pé jẹ́ kọ́lọ̀wọ̀ bá kọ dáadáa mọ́ Laylatul Qadr ṣe àwọn ọjọ́ tí ẹ̀mà fi ń ṣe Ọlọ́run Ọba tí so ibẹ̀ náà lèyẹn tó máa so ìdí yẹn fi máa rí wallahi ibi tẹ́jìríbà àwọn nǹkan tí yẹn bá bẹ̀rọ ọba fún láwọn ọgbà yẹn kò sí throughout yẹn yóò mọ̀ ṣẹlẹ̀ lọ́nà so kọ́lẹ̀ mi gẹ́mọ́ fi ń sáwàdà pé ah látò kọ́dì lòun fi wà so kéé pé fi ń yẹ̀yẹ ó kàn fi ń sáwàdà ní pé ah, ìlátò kọ́dì ní ó lẹ́nìkan bẹ́ẹ̀ pé ah, ọjọ́ yẹn mo sáàrí nǹkan kan nù nǹkan tánmà bá jogun ah, wá <laughs> so ẹ̀wọ̀n so lára pàtàkì rẹ̀ náà so kí ẹ̀mọ́ fi máa sùn máa sùn fanáná ara so wọ́n ni inna anzalnahu fi laylatin mubarakah wọ́n ní Ọlọ́run bá sọ pé a sọ ẹ̀rí ẹ̀rí ta fi wá mọ̀ pé ah, a òrùlé láti kọ́ dì lọ́wọ́ ma ń dì sáìdì in tó ṣẹlẹ̀ lọ́dún yẹn o ní pé inna anzalnahu fi laylatin mubarakah ní pé àwọn Ọlọ́run bá a sọ kalẹ̀ ní a laylatin mubarakah òru alálùbáríkà inna kunna mundhiri àwọn Ọlọ́run bá olùkìlọ̀ níwá so nínú òru yẹn wọ́n fi wọ́n ma ń yànà ní gbogbo àwọn alamari pẹ̀lú ọgbọ́n yufraqu ìmáàná yufassal wọ́n ma ń separate gbogbo ẹ̀ àbí yufsal wọ́n ma assign gbogbo ẹ̀ so eléyìí ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì gan kíyàn gbúrọ̀ sóhùnà ló wà nínú tẹ̀kìdírù kìíní sóhùnà ló wà ń bẹ̀ so lè yí àwọn sírù ọlọ́wọ̀ bá ní kò sẹ́ni tó mà oye so kò sẹ́ni tó mà but nínú àwọn kẹta àfáà sọ ní pé ọlọ́wọ̀ bá yẹ fa'alu ma yasha in tó wọ ọlọ́wọ̀ bá lọ́wọ̀ bá ma ń ṣe kí lókọ̀ rẹ̀ ló eh, ma ma yasha'u wa yuthbit wa indahu ummul kitab so ní pé àwọn àfáà mi tú sí in tó jẹmọ́ qadar bó tẹ̀ sí pé Shaykh Uthaymeen rọ̀ jáhà pé Qur'an Qur'an lọ́lọ́wọ́ bá ń sọ so àwọn àfáà mi tú sí pé in tó jẹmọ́ qadar ní pé tó bá wọ́lọ́wọ́ bá pẹ̀ tó bá wù rẹ tó bá wọ́lọ́wọ́ bá sí kí ni àfẹ́ tó bá wù nílẹ̀ so ó sì tún fi ó tún tàà lákọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run bá pé ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ní pé

but hakíkọ̀ ní pé in tó bá wọ́n ọba subhanahu wa ta'ala ni so ọlọ́wọ́ bá ilọ́ ọlọ́wọ́ bó fi eléyìí kò fi explicitly mẹ́rin kankan so but ìwọ gẹ́gẹ́ bí ẹrú nígbàtí wò tí ẹ mọ̀ ìgbàtí wò tí ẹ mọ̀ èyí mọ̀ rán kan dáadáa lọ́dọ̀ ọlọ́wọ́ bá ni pé á ah, òkè o tó ọ̀nà bá ti ẹ̀ ti kọ àti àti bí bá àfáṣe ma ń sọ pé ọlọ́wọ́ bá ma ń bọ́kùn kó náà so ní pé bóyá àwọn ẹlòmí ọlọ́wọ́ bá ti kọ́ pọ́yọ wọn ní ọ́ni tẹ́lẹ̀ so lówó lé láti kọ́lé ọlọ́wọ́n bó bọ̀ so gbogbo ilé iṣá ó fi ń tọ́ka sí pé èyàn lè gbọ́ yébẹ̀ but hakikotan ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala in tó bá wọ́ ọlọ́wọ́n bá ní ma ń ṣe oye so in tó bá wọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ló ma ń ṣe so eléyìí tẹrúbádẹ̀ tún mọ ilé yóò fún ní rọgbà àbí yóò fún ní hope so yóò fún ní hope lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá ní pé ah tó bọ́n bá tiẹ̀ ti tó bá yí pé bóhun bákan lòun sí ń bá lọ tẹ́lẹ̀ so ó lè yí pé Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run bá fẹ́ kọ dáadáa so eléyìí kí ẹ má wà dìrẹ̀ jù bá ń lọ ẹ má so ẹ ah òun ti wá padà dé yẹ̀ kí ni pé Ọlọ́run bá máa ń parẹ́ tótọ́ ibo lỌlọ́run bá ti sọ bẹ́ẹ̀ ah Ọlọ́run máa ń parẹ́ tótọ́ ara so ibo lỌlọ́run bá subhanahu wa ta'ala ló sọ èyí táwọn àfáà tú síbẹ̀ gan ṣe kò tẹ́mí ẹ̀yàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ayà ń gbà mí honestly tẹ̀fsíìrù ráyí pọ̀ gan láwùjọ wáfà àwọn tẹ̀fsíìrì tẹ́ mọ̀ gbẹ́mọ̀ àwò pé òjò ah, tẹ́ bá wá kan tí àwọn tẹ̀fsíìrì àwò pé kìí ṣe ilé ìkọ́ làwọn afá àkọ́kọ́ fi tú èyí tí ó gbajúmọ̀ yìí uh, wàkílà ni ẹ ma ń rọ wàkílà tí ẹ ma ti sọ̀rọ̀ tán wá ní wàkílà àwọn kan náà sọ̀kan oye so àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀sí nígbà mí ẹ̀kọ̀ wọn ah, tẹ̀sí ìtẹ́yìn ti mọ̀ láti kékeré ìgbàtẹ́ wo tẹ̀sí ìrìn kẹsí so ẹwọ́n sí nínú àwọn èyí tó mọ́n jọmí lójújú òun ni al-khabithatu lil-khabithin wal-khabithuna lil-khabithat gbogbo ara mọ̀ pé àwọn ọkùnrin àtóbìnrin náà mọ́ ń tó ọdún bẹ́ẹ̀ ni àwọn afá mọ́ ń lò bẹ́ẹ̀ náà àwọn afá súnà náà mọ́ ń lò bẹ́ẹ̀ so but tẹ̀síìrì tó wà sọ̀rí tó wà tí wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn kìíní kèése tó dálé lórí nìyẹn náà láti jọ ìdálómi sí tú sí náà ní <laughs> tẹ̀sírù bí ráyí pọ̀ gán tẹ̀sírù bí ráyí ó pọ̀ gán láwùjọ wa gán tẹ̀sírù ìdálómi fi ti bọnú kùránì tí ó sí mẹ́niyàn ẹmọ́ wọn sí lápẹ́lẹ́ sí báyìí ayà kan wà táwọn sún fi mọ́ kó ti lánàtùláyà alàríkàdìmí wọ́lá ìrírí wọ́n sì mọ́ kó tẹ̀ dáadáa kó láwọn ìjọ́ mọ́ ọ̀gá wíìmí ni ní lánàtùláyà alàríkàdìmí ẹlẹ́gbẹ̀ ibo ló wà in tó tún súnmọ́ ní pé fún manabtahil fanaja'al la'natallahi alàríkàdìmí ba wọ́n ma ń sọ ìgbà pé ọlọ́run bá sọ pé lánàtùláyà alàríkàdìmí àkọ́lá wọn tó má tó fẹ́ sọ aláà ẹwọ̀n ká ẹwọ̀n ká Allahu musta'an ẹwọ̀n ká ìdí ò sínú Kùránì lẹ́lú ní infinity sọ́dọ̀ Ọlọ́run Ọba so ẹwọ̀n ká so but whereas tẹbọ́lọ̀ wọ àwọn tafasir al-tayyibatu al-khabithuna lil-khabithat ìtọ́nà ọba ń sọ ni pé al-khabithatu lil-khabithin jari pé al-khabithatu min al-aqwal lil nas torí pé in tó gbẹ̀yìn ayà yẹn náà pé ulaika mubarra'una mimma yaqulun so in tó ní ṣe pẹ̀lú àkọwàlì ni but tafsiri tó gbajúmọ̀ obìnrin tó dá kò túnmọ̀ pé ata ibn kathiri náà túnmọ̀ bẹ̀rẹ̀ but tafsiri tó wà so òun ni so tafsiri bí ra'ayi kan ó pọ̀ gan so wani wani وني wani at-taqdiru al-yawmi wọ́n ní ìkádàrá tọ́nà ọba ma ń ṣe lójoojúmọ́ wa huwa annahu yuwakkalu ila al-mala'ika ní pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala o ma ń sọ àsáyìn ah, fáwọn mala'ika tasrifu ma yujrihi Allah àwọn katọ́nà àwọn katọ́nà ọba fẹ́ kú ma ṣẹlẹ̀ ojoojúmọ́ Ọlọ́run bá wà ní inú sẹ́sí kan nínú nǹkan kan tọ́lọ́run bá ń ṣe nìyàn tọ́lọ́run bá ń kọ̀dárọ̀ tọ́lọ́run bá ń ṣe fún ayé wọ́n ni fa'aula hadhihi maratibu taqdir al'umuri aláwọ̀kọ́ àwọn maratibu taqdir al'umuri ni thumma ba'da dhalika taqdir al-hawli thumma taqdir al-yawmi wani kullu dhalika maradduhu ila taqdir al-'am wani gbogbo ẹ̀nà ibi tí gbogbo ẹsẹ́ padà sí òun náà ni in ti Ọlọ́run bá ti kádàrá fún ọdún yẹn ok ok bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so gbogbo ẹ̀ náà ó padà sí ìtọ́nà bá kádàrá fún ọdún yẹn tó ní tọ́nà bá kádàrá fún ìgbésí ayé ẹniyẹn náà àti ìyà omi so gbogbo in tí sheik sáàsọ ni ẹsá gbogbo ẹ padà sí ìtọ́nà bá ti kádàrá fún ọdún yẹn so wallahu alam so bó ṣe jẹ́ nìyẹn kọ́nà bá subhanahu wa ta'ala kó jogún ìmọ̀ fún wa kí أوصواني غلاة مهتدين لا ضالين ولا مضلين هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك الله وبحمدك أشهد الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم عليكم السلام ورحمة الله نعم وأنتم جزاكم الله خيرا نبي نسخ حديث الإمام الصدوق ويأمر بأربع كلمات okay wa ya'maru bi arba'i kalimat kò sí mistake gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mabni yulil majhul tí a bá fi mabni yulil ma'lumu náà síbẹ̀ àbí astaghfirullah mabni yulil ma lam yusamma fa'iluhu ọ̀pọ̀lọpọ̀ àwọn mabni yulil ma lam yusamma fa'iluhu tí a bá fi sípò mabni yulil eh, madhkuri fa'iluhu ó yìí ma ń lọ náà ó ìmọ̀ lọ ń gbà mí náà pàápàá jùlọ tó bá ti ẹ̀rá jẹ́ muta'addi ọ̀yí so ó túnmọ̀ pé wàyá maru ọlọ́wọ́ bó wà á pàṣẹ bí arúbáyìn kelimat ó túnmọ̀ pé wọn ò dákọ maf'ulu bihi bẹ́ ni so wàyá maru bí arúbáyìn kelimat ni pé wàyá maru lọ so ni pé wàyá maru lọ́hu bí arúbáyìn kelimat ọlọ́wọ́ bó wà á so wallahu a'lam wọ́n tó sọ́kùnmọ̀ rẹ̀ náà al-irada suna ni al-mahabba al-mahabba ìkannú àwọn ìrọ́dà na ma ń pè ní mahabba òun ni al-irada tó ash-shar'iyya oye òun ló ní ṣe pẹ̀lú àwọn katọ́lọ́wọ́ bá fẹ́ kìí ṣe gbogbo ìrọ́dà na ma ń pè mahabba torí pé kèèsí gbogbo nǹkan tọ́lọ́wọ́ bá dá lọ́wọ́ bá nífẹ̀ẹ́ oye ọlọ́wọ́ bá náà ló dẹ́lẹ́dẹ́ ọlọ́wọ́ bó sì nífẹ̀ẹ́ rẹ̀ oye so bó ṣe jẹ́ nìyẹn náà wọ́n tẹ̀lẹ̀ zákùn láfin rẹ̀ náà ẹ́ ní pé ẹlẹ́dà ẹnìkan nípò ti gbàbọ̀dè so nínú àwọn ọ̀rọ̀ tó yára gbéyàn kó nù Islam ni so àwọn ọ̀rọ̀ kúfùrù so ní pé àwọn ọ̀rọ̀ kúfùrù aláwọ̀kọ́ ni pé gbólóhùn ẹlẹ́dàá yẹn kalimatu mujmala ọ̀rọ̀ tó kó haka àti bátìlì sínú ni oye but àwọn tí ẹsẹ́ ń lò bátìlì ni oye ní tàà ma ń lò fún bátìlì ni níbi ẹlẹ́dàá rẹ̀ ní tàà gbà ní pé spiritual something kan tó wá ní ṣe pẹ̀lú ẹ̀dá rẹ̀ tó wá ń control life rẹ̀ so ní táwọn Yorùbá ma ń gbà lérò nìyẹn so ní tàà fi gbà lérò pẹ̀lú pẹ̀lú pó ti gbàbọ̀dẹ̀ náà nìyẹn so wọ́n gbà pé bí spiritual being kan so ní pó ti ó ti wà corrupt so inú àwọn àwọn àwọn àkídà tí ó gbádùn ni so èyí bá wọn sọ so èyí bá wọn sọ pé ẹlẹ́dàá àbí nǹkan wà nǹkan tó jọmọ́ báyìí tó kẹ́lùmọ̀ mujmala ni dàgbà tó pé kẹ́lùmọ̀ mujmala ní táwọn tí a máa ń lò fún nǹkan tó wà bátil ni so wallahu a'lam náà malik usman sọ lápá ẹ kílẹ̀ pé pé ẹnìkan nítorí ogun owó tó ṣe ló fi ní owó nítorí pé kíyàn ní bílífù ogun owó ló ṣe ló fi ní owó ọ̀rọ̀ tó fẹ́nu rí number one ni pé tíyàn bá ti ọkọ́kọ́ accuse yẹn of anything èyàn gbọ́dọ̀ ní ẹ̀rí fún oye so èyàn gbọ́dọ̀ ní ẹ̀rí fún pẹ́tọ̀ọ́ nǹkan tí èyàn ń accuse rẹ̀ fún o so èyàn gbọ́dọ̀ ní ẹ̀rí fún number two wá ni pé kíyàn sọ pé ògùn owó tíyàn ṣe ló fi ní owó ah ìní ma ń parí àwọ̀ so wallahu a'lam ìní ma ń parí so kọ́nà bá kí ó ṣànà náà wọ́n tó zákùn láfún ẹ̀ náà

so ló wá ní miscarriage àbí ó ti tó 6 months àbí nǹkan tó jọmọ́ bẹ́ so òun ni pé ṣé wọ́n máa wá kí o sọ mọ́lá àbí nǹkan kọulé yìí ọ̀rọ̀ méjì ní lọ́dọ̀ àwọn olùmọ̀ so so wáyín kánà kú tẹ̀lé pé èyí tí Sheikh Uthaymeen tí wọ́n tí wọ́n ná sọ̀rọ̀ òun ni pé èyàn lè kí dáwọn àyèmí so ní pé èyàn lè kí irun síra ní pé èyàn lè but as-sahih ní pé èyàn ò lè kírùn sílá ní pé kéègbé èyàn eh, ò lè kírùn sílá jàrí pé ní pé kò ní ìdíkéyàn kírùn sílá so as-sahih nìyẹn pé kò ní ìdíkéyàn kírùn sílá àwọn àdúgbọ́n náà ló sọ pọ́n ló wà sahih ọ̀kẹ́ pé mi ni mọ́wọ́wẹ́ mọ́wájòkó sí ìkẹ́ so ara so ní pé torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé idha istahalla al-mawlud idha istahalla al-mawlud waritha so pé idha istahalla al-mawlud tí ọmọ tá bá fẹ́ bí tó bá ti jẹ́ kíni tó bá ti mí tó mí sáyé báyìí so wárífà yóò ṣe kíni yóò jogun ó túnmọ̀ pé wárífà pé àwọn hákù ìsìláàmù tó ní ìgbàyẹn ló tó tọ́ sí oye so ó túnmọ̀ pé àwọn ìgbàyẹn ní hákù ìsìláàmù ló ṣe ṣe kíni ló tó tọ́ sí so ó túnmọ̀ pé tán bá tó bí sáyé tó mí kò bá jẹ́ pé mímí kan ó mí báyìí èyí tó míhun náà ló fi padà lọ sáré kìyàmà so ó yóò ṣe kíni ó ti tọ́kìyàn kí wọ́n sí lánìí so but before then kò need but before then kò need but tí yẹn bá wá ṣe náà kò sí tó burú mẹ́ before then kò need but bí yẹn bá wá ṣe náà kò sí kíni kò burú so wallahu a'lam so bó sì jẹ́ nìyẹn now ní àwọn ìgbàgbọ́ tí ní àwọn pé ẹjọ́ wọn oṣù oyún ẹ ṣe dédé pé à nine months medically gan kò right weeks gan náà fi ma ń ka medically so medically gan kò tí ẹ̀ kò lọ so kò lọ gan medically so but akílùkọ rẹ̀ aglabiya náà nìyẹn oye aglabiya náà nìyẹn pé 9 months náà nìyẹn so kò sí tó burú mẹ́ but specifically kò kìí sábà right ó lè jẹ́ bẹ́ẹ̀ ó sì lè jù bẹ́ẹ̀ lọ but kan bá ṣe ma ń sọ yẹn kò sí nǹkan tó burú mẹ́ four months ni tí ìtàkà yìí ní okay na four months ni ó ti bí wọn láta ara o ara o no àyàfi ó máa ń ṣẹlẹ̀ náà gbà mí náà tó yí pé ọmọ yóò jẹ́ kí ni wọ́n pè immature tó ìgbé ìgbà mí ìdẹ̀rẹ́ ọlọ́run máa ń jẹ́ kánṣẹ̀ mi oye so ìgbà mí ìwá ọlọ́run máa jẹ́ kánṣẹ̀ mi so but normal normal tán ṣe ma ń bíyàn gbà mí so o náà ni pé around 9 months yẹn náà ni mo revolve ó lè jù lọ ó lè mọ́tò ó lè àánú nù nù àánú kìí ṣe pé àdíṣ ò sọ fún yín pé ìbẹ̀rún ló dó sí ok kò sí ẹ̀rí mi pé eh, ah, ẹ̀rí wà ẹ̀rí wà dáadáa àdíṣ wà dáadáa kódà sí ò sínú Kùránì gan ẹ̀ẹ̀ eh, ok kò sí but àyírí wà dáadáa tí o bá kò tí ẹ̀ nídẹ̀ rí gẹ̀yìn tí ń ṣẹlẹ̀ láìfù ní àbú wa hamluhu wa fisaluhu thalathuna shahra ṣe o wọ́n wá pín bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀ẹ́ bẹ́ẹ̀ni ẹ̀rí wà fún na so wa hamluhu wa fisaluhu thalathuna shahra ní pé ọmọ bá ní ẹ hamlu rẹ̀ ní tó fi lóyún rẹ̀ àti tí wọ́n fi tí ó fi tí ò ní fi máa mú mọ́ lọ́dọ̀ ya tí ó fi separate lọ́dọ̀ ya pé tí ó fi máa dá jẹun so 30 months ni so táwọn afọ́ adẹ́bá dẹ̀ pín wọ́n pín oyún mọ̀ papọ̀ mọ́ pé 9 months ni oye so yíò tí ẹ kò sí nǹkan tó burú bẹ̀ ara so kò sí wọn èyí tí nǹkan tó lè pàkíyèsí sí òun ni pé ẹlòmíì máa wá fẹ́ sásábẹ́ lè pé à pé tí ò bá fi months pé ìyẹn lè ṣe nẹ́nu ara ọ̀pọ̀lá àwọn ọ̀tọ̀ ọlọ́run nínú àwọn àbá wọn máa fáwọn èèyàn fatuwa yìí so máa fún wọn fatuwa yìí rádá pé àwọn ọ̀tọ̀ ọlọ́run gbá àwọn máa fáwọn èèyàn fatuwa bẹ́ so ara ọ̀ so ara so kò jọ rárá ti ara so kò jọ rárá ti ara èèyàn kódà nínú tó ní agbára gan torí pé nínú àwọn kẹtọ́lọ́ ọba tó fi kódà àwọn ará jahiliya náà nìyàn so tọ́nà ọba so ọlọ́run bá sì sọ pé wà idhal maw'udatu su'ilat so bí ayyi dhanbin qutilat so ó burú jáì gan ó burú jáì gan so pé kò wọlé ara ọ̀ so kò wọlé ara pé pé kò tí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi gan so ẹ̀ṣẹ̀ tó gan so wallahu a'lam so subhanaka alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa wọ́n tó zákùn lọ́kọ̀